الله الله الله الله لا إله حق إلا الله الله الله الله الله لا إله صدقا إلا الله الله لا إله إلا الله صدق إلى الله الله الله الله Ọlọ́run máa ṣàánú ilé ogun, ọlọ́run máa ṣàánú ilé ayé,

الأمين أبادي أمامي ورائي وهل أكبر الحال

Bọ́lá bí láì láàáyé láti gbé tó ní tí ó sì ní Bọ́wọ́ tẹ ìmọ́lẹ̀ sí gbogbo ojú ọ̀dọ̀lú pọ́mọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ Bọ́wọ́ tẹ ìmọ́lẹ̀ sí ọkọ̀ mọ́kànlẹ́ máa ní ìmọ́lẹ̀ sí ọlọ́pàá

Ìwọ́n

Thank you.

Ànábì lẹ́wà pàdé, májòkólẹ̀. Ànábì tẹwà pàdé òun ni ó pàtàkì lọ́dọ̀ yín. Àmẹ́bì kanáà láàbá ti fíwájú, iná ni ìsọnukọ́lọ̀ ní àwa ní lọ́dọ̀ yín. Kọ́ àbí àwọn àgbàlagbà tán ti jẹ́ àfá àdájú wa tán sì ń bẹ̀rù ọlọ́run jù wá lọ tẹ́mi ni wọ́n rárẹ jí gbogbo iná ni wọ́n kí o àwọn ọlọ́lá tí wọ́n tòkó iná ẹ̀dìdẹ̀ ẹ̀dìdẹ̀ anábèjì kí anábèjì kí ẹgbàládáláyé ẹgbàlọ́run mẹ́rin fáyìn wà ní jẹ́mẹ̀lẹ̀ fáyìn ẹ̀rọ sàmílẹ̀ rí jòkó aláàdọ́gbọ̀n hàmà ẹ̀ ní tó tó ní táyí ẹ̀yìn tẹ́ pàdánàbìlẹ̀ àbùkù onítàyín láyé lọ́run àbá lẹ́sìn àyíwá ọfẹ́ tọ́dún mélòó kan nígbìyà ó tó rí mẹ́ta ọwọ́ agbọ́rọ̀ sí mi lọ́rùn pé àpá yìí sì rí bẹ́ẹ̀ púpọ̀ ọlọ́ọ̀bà fásitì kí yọ́bà láàáfíà kí yọ́bà ọmọ kí yọ́bà ìwàdúwà kí ọlá pé ẹ̀fẹ́tìlé ní mọ́sálásí wa ní alàmín níbi báyìí àtẹ́yìn ọkùnrin náà àtàyà àtàwọn fìtíyà mm. ẹ̀yìn ọ̀dọ́lọ́kùnrin ọ̀dọ́lọ́gbẹ̀rin Fẹ́gbádìí ni lárúgbẹ́ ọdọ́ ọmọ kádà Òsùlùmán, ọlọ́run ní yẹ̀yẹ̀ yìí. Àmín. Ọlá bàbá àdúgbò kó ọlá àwọn afáwà rẹ̀. Àmín. Ọlá àwọn tó fi kékeré sí dáadáa, tó tún fàgbà ní dáadáa. Ọlá iná àti ìnáta fún gbogbo jẹmọ́. Ọlá àwọn àti ìnáta fún gbogbo jẹmọ́. Ọlá àwọn àti ìnáta àtẹ́yìn ayé ìwòlẹ̀ pàtì mọ́ méjèèjì ẹ̀yìn ayé àtẹ́yìn ayé ìwòlẹ̀ pàtì mọ́ méjèèjì ẹ̀yìn àmọ́ àtọmọ́ àmọ́ àmọ́ ọ̀fọ́ ẹ̀yìn ayé àpọ́nlé àbùkún pẹ́ pàtàkì èèyàn àmọ́ mẹ́yàn bá sọ́ra fún un àmà kó báyẹ̀ mọ̀gádà Suleiman ẹ̀yìn ayé ló rẹ̀ká dù àtẹ́yìn ayé àwọn dáhùn ni àbíká mọ́ sọ̀rọ̀ lọ àwọn bàbá wa àgbàlagbà ní àwọn rànà ojú wọn ti kú è ní Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ní sókí ibi ẹnu àti gókù sí sallallahu alaihi wasallam ẹ̀yìn ayé lódù ni àbí ẹ̀yìn ayé torí ẹ̀yìn a máa yé a máa pa ọmọ a máa bí ọmọ ẹ̀yìn ayé lówó ẹ̀yìn ayé nílé ẹ̀yìn ayé lọ́lá ẹ̀yìn ayé lásán ẹ̀yìn ayé ní dúkìá bá bá ju ẹ̀yìn ayé a máa fọ́ àmọ́ bá bá ju ẹ̀yìn ayé òun náà ló kọ́ rẹ̀ àbíkírù ìjẹ̀mílù òun ní jẹ̀yìn ayé àwọn abọ́ ní mímọ̀ kí ó wọ́n nílé ìsàlì jàmáàlù ní láàlá àtìlẹ̀ bájì fa ìnàmálì jàmáàlù Kò sí ẹwà nínú kí ó sí èèyàn ọmọ dán kọmọ bóra. Kò sẹ́wà mẹ́. Àìní ìmọ̀ nìrí rẹ̀, àìgbàfọ́lọ̀. Kò sí ẹwà níbi kí èèyàn wọ sọ kọmọ dán mọ́nàmọ́nàmọ́nàmọ́nà. Ọwá jẹ́ ìkà. Ọdí àpàtẹnijẹ́. Oyọ ládùúgbò fọ́lé eré gúlọ yọ. Àmọ́ aṣọ tó ga jù lówó lọ́wọ́. Kò sí ẹwà níbi kí ilé ọlọ́ọ̀kẹ́ méje orí gbogbo ẹ̀yìn ayé tí ń fọ́ ni ẹ̀yìn ayé lóókọ rẹ̀ ìnàmàlì jamáàlù níta lè ní ẹwà ó súnà olèkùn olókìrì ìwà rẹ̀ nílé ọkọ ìwà rẹ̀ nílé ẹ̀bí àwọn ọmọ ìwà rẹ̀ lọ́dọ̀ ọ̀gá àwọn ọmọ kéwú lọ́dọ̀ àfáà lọ́dọ̀ lọ́dọ̀ wàláhì ìwárí àti ìwárí ló gbé wa débí àìsì tẹ́mi láti bí ọdún mẹ́ta ọkàn mi inú mi òsìkò nítorí ìwárí tó gbẹ́lọ́dọ̀ sílẹ̀ náà tó gbé èyàn àgbàlagbà yí náà jòkó látàárọ̀ ìlórí òfin ó dá mi lójú pé ẹmà lọ́mọ́rí bọ́yá ìdìrò pé àfáà tí wọ́n wáyé náà wọ́n pè lọ́mọ́rí ó di ẹ̀dúró látàárọ̀ ìwárí lànẹ́bì ní ó ọ̀lọ́wọ̀ àríwọ̀ tọ́lá ìwárí lọ́wọ́ fi ròyìn sí ọlọ́run a lè lówó láyé ẹ̀yìn ayé lówó a lè lásọ láyé ẹ̀yìn ayé láyé náà lówó òun ti lásọ òun nílé òun ni mọ́tò àtẹ́ntà ló lè pọ́ a máa tí ò ní fọ́ láyé lẹ́yìn ìyá wa lásàlátù tọmọ yẹn ọjẹ́ tọmọ yẹn ọmọ yóò tọmọ jẹ́ òun ni ẹ̀yìn ayé èèyàn á lè rẹ́yìn ayé àti sùúrù kó tó yíyàn yí pé èèyàn rẹ̀ ní èèyàn mọ́wọ̀n àbákìrì tí wọ́n tó lè yìnyẹ̀ pé èèyàn dé ó tẹ́ káàbọ̀ èèyàn ní ọgbà tẹ́ tí ò lè gbà ní o àìmí ò lè gbárú ẹ̀ ìrádà òsìlẹ̀ ọ̀n tó gbọ́ kọ̀sídà kan mẹ́mẹ́ lè máa ń kà fún àwọn mọ̀lídì mi tó bá tẹ̀lé mi lẹ́yìn Àtàkù aláàtàbí nàbí Muhammadin wà láti lè fi sọ fún wa pé ẹ̀yìn ayé ju ẹ̀yìn ayé lọ ó ní àkọ́bùtù mọ́ dára dúó alábàbìn nàbí Muhammadi ọlọ́bì kan mọ́ ojú ọ̀nà nẹ́bí mọ́ Gbogbo ẹ̀tọ́ bá bá fún tọ́bọ́ fẹ́ mi pàdé. Lámù òyípa mi ń dáka àṣà fún. Àtọ́bá mi sọ ká ń torí ìtànlẹ́miwa Mọ̀hámẹ́dù ní ń bú wa bá ìmọ̀ lórí ìrọ́jẹ́ àwọn ní bídí àbúrúkú. Wọ́n sọ̀rọ̀ sí wa bá ní. Lámù òyípa àṣà fún kìí dùn ní bá, kò sì ní dùn wa. Wọ́n bú wa torí ànẹ́bì. Ẹ

Tí ọba ti jẹ́ pé mímọ̀ ni ànábì mọ́ sí mímọ̀ mọ́sà lórí. Báyé náà ní ṣe mi lójú ọ̀nà tá wà yí o. Àpọ̀ títí káàkiri. Bàlá àlà ṣíra fúra. Àwọn àárín tó ju káfúra lọ́gbà tí ò rí káfúra bọ̀. Ìyẹn tó tó bá jẹ́ sí pé ànẹ́bì láfẹ́ torí ọlọ́lábìjò kó látàá ọ̀tí ó pẹ́ tó wà ní ètò pọ̀nù. Tàlábì tún ti tànú yìí ní sàtìtì tẹ́ẹ̀bí sí nílẹ̀ tàọ́sẹ́ sí náwó tẹ́ ń ẹwà ya dẹ̀dẹ̀rin tọ́lọ̀un tó wá ńlá gbogbo wa dẹ́ọ̀wà ipò wò rí wa àwọn ọba tó tó báyìí àjogbo iná ọlọ́wọ́ àkówọ̀ ọyẹ́ mi yẹn tó gbogbo ní ọyẹ́ gbogbo olú èjìdó bí kírù Mọ́hàmmadé ní ọjọ́ ìgbàjẹ́ tó dákọ máa nẹ́bí Mọ́hàmmà lọ́kà torí èyàn tó dáa ní ẹni ẹ̀yìn ayé lànàbí ẹni ẹ̀yìn alkiyama wà á ń dá òhun ẹ̀mọ́ ọmọ yíó sí ọlọ́run a máa ṣe bí i tó sì dínú ọyẹ́ sáadénú èjìdún sáadénú òrò rẹ̀ gbogbo kọ̀ndísà mẹ́rẹ̀rin tí ń bẹ́nu oṣù méjìlá ọdún ànábì ní màá fi dákọ̀. wà lábí wà bá ti fi ìṣú dínà bí ìdá oòrùn tí ń ló sì rà nábì gbogbo wáyìí àfáwà àgbàlagbà ìbì kan látọ̀. ẹlápọ̀ ẹjá bá ìta ẹmọ́ dáwọn wọn tó gbé mọ́sẹ̀ mọ́ orílẹ̀ mẹ́ta lọ́wọ́ ẹgbá fẹ́ nẹ́bì débi tẹ́ẹ̀tì rí ká tó kú tí mọ̀ fẹ́ rósí ọlọ́run ọ̀nà olàgbà ará nẹ́bì tó bá ti ọjọ́ àlàmísì Ìmọ̀ àdẹ̀ ìṣó ní ìṣẹ́ ìṣó. Àwọn ọ̀bẹ̀lẹ̀ àti ààrin látà ìṣàwà fún. Àwọn ó ṣe dédé lọ́dọ̀ mi. Àlẹ́lẹ́ àti láàrin látà ìṣàwà fún. Àwọn òṣòwú. Ẹni fẹ́ràn nẹ́bì jù, ẹwà àgbà nẹ́bì dọ́lọ́run ni látàṣà wọ́pù, èmi ò ní dáadó rẹ̀ wọ́n pátà nẹ́bì lọ́nà ráyìí. Alákùnlé ha ní láàrá jẹ́rà àmàdé. Ilé òtún rẹ̀ ní kẹta máa fún sí ọlọ́ Mọ̀hánmà, Brazil Bẹ̀rẹ̀ yẹ́ sí ní sọ́bẹ̀ o. Bẹ̀rẹ̀ yẹ́ sí bí gbò fán nẹ́bì títí, ọ̀tán sára nẹ́bì ní gbogbo ayé bá tán fò náà. Náà lẹ́nu ní òjẹ̀ rẹ̀ dápa nẹ́bì tí Ibrahim ní dápọ̀. Torí pé tẹ́ Ibrahim náà ti pẹ́ sára sí ọlọ́run. Jẹ́ anẹ́bì wá kó sí lá. Anẹ́bì wá ṣe gbogbo ayé rọ̀ fún. Tí ìyẹ́jò kó lẹ̀ sí ẹjẹ́ tààrà àṣánà kí èso ogun àwọn ní dìbò fẹ́ bọ́ ní sí ní o dìbò fà nẹ́bì mọ́ lọ́nà kéwù lọ́nà ìsìlámù wọ́n dìbò fún kẹkínkà mí ní ọ̀tọ́rọ̀ ọwọ́ lójútù ẹjẹ́ dìbò fún sí ọlọ́m̀bí lẹ́gbàáyì Jẹ̀mí láìkẹrì ìmá òjìzí ló ní ìlàyà sí fún. Jẹ̀zí láàrùn orí tó tóbi kẹrí máa ń orí tó kù háyà. Láàrin ọmọ jálù ọ́gbì, látara lẹ́tọ̀ hàmà wà nínú àdóhù rí. Èmi tèmi, ọ̀tá tó bá lérí pé wọ́n pa ọ̀ nírọ́nà gbégbà tí ń dọ́lójú ọ̀nà nẹ́bì wà ìdù erí tó lẹ́nì. Lámọ́ yóò kí fún ní ìwà wà dùn. Páálí páálí kò tiẹ̀ ní ìfàmílẹ́rù. Sáàgbà ti bá wà lọ́rọ̀ sí ọlọ́ntàrà. Tẹ́lá ara nẹ́bì ni Umaru wà tí ó fẹ́lì ara nẹ́bì ni Usmanu wà tí ó fẹ́lì ara nẹ́bì ni bóò láti wá tó lára nẹ́bì tààrà táwà fẹ́ à ní fẹ́lì pẹ̀lú ògùn ọlọ́ Sàrábùn èébú tẹ́ máa ń bọ́ alásàrásù bíkè ààlè àwọn pè ní lásán ni tí ó omi ìdàndọ́ omi ni tí ó sódò mẹ́. Màdátàrí yóò kú yí fún. Ó kò wà táyé bá ń jáde, kò ní jẹ́ nǹkankan èpè wọ́n fò wá rú ni kò Bàlí tàbá pàtàkọ̀ wà lúú. Àbí tàbá wọn hùwà tí ọ̀dá tó sí ọlọ́run wọ́n sọ̀rọ̀ tí ọ̀dá sáà nàbì, wọ́n sọ̀rọ̀ tí ọ̀dá sáà wọ́n súnfí, wọ́n sọ̀rọ̀ tí ọ̀dá fún ogun àwọn ẹni ọlọ́run. Wọ́n tàkárí yà fún. Wátàkọ̀ wà lúú. Wọ́n sọ̀sọ̀kúsọ̀ kàwọ́lá yóò kàwọ́lù tẹ̀kìwílá, wọ́n sọ̀sọ̀kúsọ̀ ní jẹ́lẹ̀. Wà látọ́ ìrà ìní, á tẹ́ra ó sí kíra àrífú. Àwọn ọ̀rẹ́ ní sọ̀rọ̀ tó ń lá èmi ò ní dásí ìsíkiri ànẹ́bì dúó àti ní dásà láti dúó a máa ṣe lọ ní ìṣẹ́gbà ìmù ní sọ bẹ́ẹ̀. Àlọ́gẹ́ ìrìnṣẹ́ Àti jalẹ̀ wọn, àti gbọ́kọ́ wọn, àti ja ọmọ wọn. Jẹ́ ìrànà Mùhàmmadà ẹnu pa ń dápọ̀ àdẹ́bì à ń sàzàlátù wọn ni àzàlátù kí ni wọ́n ṣe àzàlátù ọ̀dá kódà àwọn mata kọ́nkéwú àwọn tí ń tẹ̀lé wa lẹ́yìn wọ́n jẹun àzàlátù dàgbà tẹ́mùmí àzàlátù dàgbà tẹ́sẹ̀ mú olídì dàgbà wọ́n wá yálé wọn ní olídì àzàlátù ọ̀dá àdẹ́bìlẹ̀ ń bínú ni àbáwà وأتباعه سامي ولا تأسفوا أو نسوري يا نسا بما فاتن النبي محمد رضيت بربي ينص الله أينكم رضيت بربي ينص النبي محمد ولا نيبة مسلكي قلت النبي إبراهيم الدين الحنيف وجونا مما لا ما طبعا هو Alkùránì ni, bá ń wọ́ mọ́, Alkùránì ni, sákọ́lé, Alkùránì ni, àà ní mú nǹkan mímọ̀. Ìbá mi rọ̀ Because the time is a good example as the good I see and the Muhammad. La atakhallafu emi o towo bo mima. Dalili kitabun lali wal baytu kibulasi. Nasumu wa bitin illa minu tawibu. Allahumma ya صل على محمد وسيدنا نبينا Ó ní ìgbésẹ̀ mi, bí bùkátà bá jẹ́ táyà mi ń já tí mo jẹ gbèsè kí ọ̀rọ̀ ọ̀ṣà ọ̀rọ̀ mọ́. Tẹ̀lé ní kìí dáàbò máa yìí. Ìgbésẹ̀ mi, kò jùlọ ìyàn kìí wá ní ìpẹ̀lẹ̀ àtógún ìkan ní mọ́já ìkọ̀rání lọ. wọ́n bẹ́ ìtùkì bò láti ọwọ́ bá sì dàrú máa nàró lóru máa kọjú sí kàábà pé ọlọ́run ọlọ́run ọlọ́run ti tóbi Nàṣùmù wà bí bẹ̀rẹ̀ yìí. Ọba kalẹ̀ díẹ̀, máa tún fà àwẹ̀ kún fún Ibrahim ní sọ bẹ́ẹ̀. Wà bí bẹ̀rẹ̀ tí rẹ̀ ará nínú tọ́ wù ipú. Ọwọ́ Kamila máa wó ọjọ́ máa lọ múra bí ẹ̀mí dàgbà sí ẹ̀mí lágbà. Méjì máa lọ ní gbogbo ìgbà wọn akọrin tí ó múra. Àwọn àfáà tí ó sì lówó àwọn òyí tí ó lówó wọn ní ọjọ́ mẹ́ta yìí mo fẹ́ fi lọ bẹ́ ìtìlá sí ìkínú yàrá wọ́n wà kó lé mo fẹ́ bá nẹ́bí pàdé ọjọ́ alámẹ́jì tó tó díjú mọ̀ fẹ́ ká nẹ́bí ọyọ́ díjú ni wọ́n ti ti sẹ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ wọn ní pé haramu wọ́n sì ní sùn lóru mẹ́tẹ̀ta nígbà tí ẹ̀dìjọ́ jímà tó tó dẹ̀ yìí jímà nẹ́bí ọyọ́ díjú lóra rẹ̀ àlílá ẹ̀hún játa kílọ́wà wà láì mẹ́mẹ́ tàbí rí oúnjẹ ọlọ́run tó bá ti ẹ̀wà mọ̀kankan mọ́kún Allahumma salli ala Muhammadin wa sallim Allahumma tí èsẹ ẹgbẹ̀rún kan tí èsẹ ẹgbẹ̀rún mẹ́ta àti mẹ́tàlá mọ́ bá àwọn kan náà ń bẹ tẹ́ máa rọ́gbẹ́ àti wọn ní ayé yìí wọn aláwọn arìnà wọn nínú ẹgbẹ́ àtẹgbẹ́ funfun àtẹgbẹ́ dúdú bóòlà òtò adéròsí ọlọ́run nígbàtà lọ́gá mi àmá èèyàn mẹ́mẹ́ pò mi wọ́n wọ́n ọ́pẹ̀ mẹ́pọ̀ tó jú kan níjọ́ tí tí nẹ́tíwọ́ọ̀kù bá ti ṣe dé sí ara wọn tí ò fẹ́ tó kọ̀ nẹ́ti ara wọn táa bá fi bátìrì sínú ẹ́nsẹ̀ tó jiná hmm. táa sì oúnjẹ sínú ẹ̀ tí ń jẹ́ kírẹ́dìtì tó sì ní ẹ̀sí òbí àṣàwárá kútọlú tá ń pè ní network àpèlẹ̀ kan ní gbogbo ayé yóò dìbẹ̀rẹ̀ kan bọ́rọ̀ gbígbàdúrà ti rínú bọ́rọ̀ lọ́wọ́ àtàndẹ́fà ọmọ ti rínú

fi sọ̀lí bí fẹ́lá náà. Àwọn mẹ́lọ́dà mẹ́bí á tún máa wá bẹ̀rù aláfẹ́lẹ̀ fún. Kí ni pásítọ̀ ó ọlọ́run? tó bá dúró dáadáa àtọ̀lí ìbì aláfẹ́lẹ̀ funfun pa ti fún alọ́gbà yóò Orí bá dánwò wá báyìí lọ́mọ òròṣẹ́ àti kúsà sàlátọ̀ òun náà àrójútú ẹ̀. Tẹ̀sùbá fàáfàáfà àrójútú ẹ mọ́ mẹ́kàn. Ìwá káàdì. Ọlọ́run ní fẹ́ bí ó ti. Yóò tí. Ọba tí fún ni. Wà yóò tí ẹ fún. Ọba tí fún ni lóúnjẹ. Ọba tí fún ni lómi. Ọba tí sọ ni lọ́sàn. Ọba tí sọ ni lóru. Ọba tí dààmú ẹni tí gba nílẹ̀. Wọ́n náà dé kòrò mẹ́lá àníyé ṣe mọ̀ ẹ̀dá kàpé àsálátù ní ìdúnní àsálátù ní ìdúnní náà àsálátù ní ìdúnní náà àsálátù ní ìdúnní náà tàbázà sí kì í rí ọgbà o àsálátù ní ìdúnní náà bàbá lè kí kí àdúrà ọgbà ohun àtàràtò lẹ́ẹ̀lẹ́ bàbá lè kí ríra ìyà bẹ́ẹ̀ àtàràtò lẹ́ẹ̀lẹ́ náà jàbàlá kára ọgbẹ̀ ohun àtàràtò lẹ́ẹ̀lẹ́ náà báwo rí bẹ́ẹ̀ ayóbi wàhálà rẹ̀ àtàràtò lẹ́ẹ̀lẹ́ náà bàbá jẹ́ kò fún tán ọ̀yà bẹ́ẹ̀ ohun àtàràtò lẹ́ẹ̀lẹ́ náà Abájẹ́ ìpàtọ́ ọlọ́gbẹ́ o, àìsàrẹ́ tó lè ìjọ nínú ọbábà sí kìí àìjí àgbẹ́ o, àtàrà tó lè ìjọ nínú. Àtàrà tó ní ànábì ṣe náà sí Ibrahim ṣe. Kọ́mọ dákọ̀ ànábì jẹ ojúmọ́, kọ́mọ dákọ̀ gbogbo ọgbà. Òun ló pín sí Ibrahim lẹ́yìn tí gbogbo wá ń kíkẹ́ kìí sí

ẹ̀yọ̀ bá nẹ́bọ̀ Muhammad kí ń bọ́ ẹnu sọ́jú tó kù ẹjẹ́ kí lè rú mé pẹ̀lú àsàlátù kí ń bọ́ irú kò tọ́lọ̀ fún ẹrú yìí kẹ́lọ lè fẹ́ nìkọ̀kan ẹ̀yọ̀ wà nẹ́bọ̀ Muhammad kí ń wọ́ Béèyàn bá tẹ́rọ ẹ̀wò ní àwọn jẹ́ ń pè bídíà bídíà wọ́n yẹ̀lú ẹ̀wọ́n ìrò ìrìn. Tọba gbéṣẹ̀ tó bá tún gbẹ́sẹ̀ kan bí kí í ṣe mú nígbà tí fẹ́ ànábì yí àwọn èrè àwọn òtí bá débẹ̀ ń wo ọya pé yàbá fẹ́ gbẹ́sẹ̀ kan ní Allahumma salli alaihi wa sallim aláwọ̀ jẹ́ wà àdúgbò ilé òní pé àfá ìwà bá sàlátù lójú kan sàlátù kan ní ọwá tó bẹ̀ títí ìwọ̀n lọ mọ́kà pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n ẹ̀mí rẹ̀ wá bọ́ bàbá yìí ọmọ rẹ̀ wá ń wò lẹ̀ kí wọ́n ṣe bàbá bí tí mo wà yíkọ̀ fẹ́ nìkan ẹ̀yọ̀ bá náà Mahama bọ́lọ̀ fẹ́ ìgbìtí tí wọ́n pẹ́bọ́ ni wọ́n ti ṣe bàbá mi ọwọ́ amú aṣọ pé bò lójú nínú àtọ̀tọ́wọ̀ tí wọ́n tún wó sí bó ti tí ẹnìkan yọ ọlọ́ọ̀kan sí bọ̀ náà ó ń tọ́ wọ́n tọ́ fọ́fọ́ pẹ̀yìn láwọn alágbàlá ti jù wọ́ gẹ́rẹ́ ń gbéṣẹ́ kọ̀ọ̀kan ọmọ bàbá wọn wò pé àkàlé ń bọ̀ yìí èèyàn nínú kàlé ń bọ̀ yìí ẹgbẹ̀lẹ́ ọ̀ nígbà tó dé bí okú bá láàrẹ̀ ẹ̀rọ ọlọ́run mímọ́ yìí lọba ti sọ lójú òkú tó kú ní bá ń fọwọ́ ra òkú lórí ń fọwọ́ ra òkú lójú ń fọwọ́ òkú lára nìmọ́lẹ̀ bá sẹ́ lára bàbá tó kú Allahu akbar yìí máa sàtà láti fà náàbì. Ìmọ́lẹ̀ ìwá kò dárò ọmọ bàbá wọn wò pé, mẹ́ni àǹtà táàmì wọ́n tó ń fọwọ́ ra bàbá mi lójú kọ̀dáhùn. Ìmọ́lẹ̀ ìwá bò òkú kan ibi ẹsẹ̀. ni ìwá ń dá ọmọ lóhùn. Mẹ́ni àǹtà yà rọ́jùm. Tó fi tẹ́nà wọ́n lọ́wọ́ ní àná àbíbú walidika alladhi yuhibbuni. Èmi lọ rẹ bàbá rẹ tó fẹ́rẹ̀ mi náà. Ìyẹ̀bìkúrù ni. Ẹran fi mi jọjọjúmọ́. Wọ̀yí fún mi aláìyà. Ó ti máa ń ṣe ìkẹ́ àti ìkẹ́ fún mi. Wọ̀yí rẹ́dìdò aláìyà sàlátà wà sàlátà. Jọjọjúmọ́ ni máa dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àsàlátù fún mi. Àtàyà àsìbòhò náà sojú náà. Títí àwọn èèyàn fi rò pọ́nà pé wèrè rákùnrin. Aya Ọmọ Abdullahi Muhammad, èmi ni bàbá rẹ̀ máa ń sàtàlátù. Sallallahu alaihi wa sallam ìbára lọ wá mọ́ ọmọ àdẹ́bì ní àdẹ́bì lọ wá kí wọ́n wá fọ́ra bàbá mi láàrin mọ́lẹ̀ bò báyìí inú ẹ̀gbùn àdẹ́bì bá yí padà pọ̀lú bá lọ ní ọ̀bára àdẹ́bì ọmọ bàbá yìí tí bó ṣe sáà ní ọ̀bárúkú

Fàyàrá bí fásilúkì bí Ibrahim ní wọn lọ́wọ́. Fásilúkì bí sirata Muhammadi. Ojú ọ̀nà nẹ́bí ta wà yóò. Wàfà bí wà ọ̀lá. Àtàwọn ọmọ mi, ìjọ mi, olólùfẹ́ mi, gbogbo àwọn èèyàn sùn lẹ́yìn mọ́nà yìí. Àwọn jàmá lọ́kùnrin, jàmá lóbìnrin, àwọn àgbàlagbà tó jòkó tí Ọlọ́run dákun wọlá tànàbí. Wàtàkì fèrò ní. Káà forí gbogbo ẹni tó wá bí Wọ́n Orí ni bàbá tó bí àdìyẹ àtàwà náà. Wà á búlà náà. Wọ́n lọ sí Ibrahim tí ń kọrin fún gbogbo wa lóore pọ́pọ̀. Òyàjì lẹ́gbẹ̀ẹ́ àòdùn láàrín àtàkà wà fún àyà ọmọ ya wọ́n bá pè àfáàpù olóòlùwáì oníwà tí tó lé ní ni a bá wá kí ni wọ́n tí jẹ́ èyàn tí fi ń pa láti jọ mélòó wọ́n bá tọ́jú ẹ̀ sí dìkan wọ́n wá pè àfáàpù olóòlùwáì ní kí fọ́nà tí wà sí báwọn ó sì burú púpọ̀ olówó kí ni owó ọlọ́fẹ́ fún mi owó olówó tó kójọ ọ̀tọ̀ dápadà láwọn ẹlẹ́tọ̀ọ́ tí bí ń pa èèyàn ìwọ́lówó ọlọ́dà kò gúrú ẹmú lọ bí kọ́lọ̀ jẹun nínú ìgbẹ̀mù wọ́n wá ti sí kìnnì ń dìde pa wọ́n ti dìde pa kìnnì ò ní bí ọ̀sẹ̀ ká ẹ máa wọ́n lọ́n sí ọlọ́wọ́ ọ̀tá tí máa ń dàmú inú ilé nínú ẹbí nínú ọ̀ràn nínú ìlú nínú ìjọ nínú àwùjọ nínú ẹgbẹ́ ẹdájú ẹ̀kà nẹ́bẹ̀ ẹ̀kọjọ́ ànẹ́bì sọ́rọ̀ àwọn níbi ṣíkú bẹ́ẹ̀ wà láàáyò náà ẹgbọ́ ti sẹ́gbà ìmú wò pé ó wá yìí náà ìnáwó bá yọ ìnáwó ní ẹ̀bí ti pa ọpẹ́ ìdọ̀gbìrì jẹ́kọ́ bẹ́lé sí ọwá ìmọ́lẹ̀ fòwò. Allahu Akbar Allah. Wọ́n ní fẹ́ orí ẹ̀orí yáà sí ọlọ́lá. Ara ti náà ń gbàmù. Gbogbo egun ẹ wíkì, gbogbo egun ẹ lọlẹ̀. Ya Rasulullah! Ah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run, ètí ìfẹ́ yá Ya Rasulullah, bẹ́ẹ̀ ni Ya Rasulullah ìṣe dédé ká pa iná lára níta ń bẹnú lé èdí ìdé transformer kàkàrà la pa mítà láì gbogbo ẹ̀bá kú fún ilẹ̀ fẹ́nà. Gbogbo abá sí mẹ́rẹ́ la Bọ́rọ̀ bá tà rúsẹ̀ rúsẹ̀ lálàkalẹ̀ ẹgbẹ́ mẹ́kọ́ ya Rasulullah, ya Rasulullah, ya Rasulullah. Ẹgbẹ́ kí búrúdà wí ni. Ràábẹ́ hmm. kan ni, Ànábì wà láyé kí èdè kú. Ànábì ti papòdà ẹgbẹ́ wọ́n wá ránṣà àdé kan pé kọ́ lọ ọdún pé kankan lọ tó ní títí lọ́nà pé lọ́bá já sí agbó kìnnìún débi ń pa ní kìnnìún bá yọ sí ní wọ́n pé kí wà máa ń ṣàkún ìrọ̀súnlélàí mọ́lítẹ̀ẹ́sùn مئة جبين استلف ويوسف في حاجة مئة جبين Lọ́bá yọ sí lógi, gùrù tí kí ni Èyí ọ̀kan kì ní ó sí wọ̀dálẹ̀, gbogbo tí jágbára lọ́pẹ́lá rẹ̀. Kí ló sì bá nẹ́tíwọ́kù wọn lóòó ọkọ̀ nẹ́tì ní ọkọ̀ nẹ́tì ní àwọn pàtà aláàrẹ tàbí tàbí ó sì látara tó tún dálé tó tún gba bí tí ó ti tàbí lọ máa ẹ́tẹ́kọ́ mírọ̀ tó lè láì lọ sí Ọ̀rọ̀ sódò fi àjà mi àbẹ̀jì mi. Àwọn alágbára ayé, àwọn sódò àwọn alágbára alágbára tí ìṣe ìtẹ́kì láyé, ń tẹ́lẹ̀kà òun, tábá jálù ọlọ́gìgì, tí àjà mi à, síbi tí wọ́n ti sagbára wọn tẹ̀jímì gbogbo agbára wọn wọ̀ ní mọ́lá. Sallallahu alaihi wa sallam. Ayọ̀wà náà Muhammad sallallahu alaihi wa sallam. Lólẹ̀ bí ọ̀rọ̀ nípa àṣẹ́gbọ̀ ayé. Wà á bí mọ̀rọ̀ ní Ọlọ́pàá ti sọ ọ̀dọ́. Fáàmà ti dí ní máa. Ọ̀rẹ́ ìfí ẹ̀ṣà dí ní ọ̀nàbí gbà. Nà fáàmà ti wé ìsìláàmì wá wálé mọ̀ sọ́rí bú. Àlá Mùhàmmádùn ní mo ti mẹ́mẹ́ fọ́ọ̀tì ni. Àwọn bàbá ló wẹ̀. Ha ò ti mẹ́mẹ́ ẹ̀ṣọ́ ni ó dé lò. Mímú kejì fọ́ọ̀tì ni ó dé 88. Ìdálí ti mẹ́mẹ́ ẹ̀rin ni ó dé 92 bọ́n tí mọ́ nùkù bẹ́ẹ̀ lọ bá bá wá pé ní àdàdì sọ̀gíìn ní kékeré tí ò ní àdàdùn kẹ̀bí ìtàbá fẹ́ pé ní àdàdùn kẹ̀bí ìyọ́dọ̀ àwọn ní ìsáàf a ní mímù yọgbà ti fò púpọ̀ sí yóò lẹ̀ torí àwọn ẹ̀yà wa tí ń lọ́jà tí wọ́n sì sàtàlátù kẹmọ́ ẹjọ́ òkùnrin pé kílẹ̀ ń sàtàlátù sí ẹlẹ́mọ́ tẹ̀sí wọ̀lá ẹ̀ẹ́ sọ pé ẹmọ́ tẹ̀sí ẹwà mú fátíà 92 ẹ̀sì mú àtàlátù 90 ìjọba rọ̀ lọ́rùn ìsàlátù bẹ̀bá tí rítù jína ni ní sábíkì ni ní ìjá ọ̀rọ̀tẹ̀ sàmálì ni ayé àtàlátù tí bá ti ní ìbrahimiyya ni bẹ̀ẹ̀bá tí ń kí fàátíà áyà kan ẹ̀tẹ̀un áyà kan fàátíà àtàlátù kan Ọkà Salatu sí. Màlíkì omi dí ọba sàlátù. Ìwọ́n tó ọba máa sàlátù tókùn, alhamdulillah rabbil alamin, Allahumma salli ala Muhammadin wa sallim. الرحمن الرحيم اللهم صل على محمد وسلم ملك يوم الدين اللهم صل على محمد وسلم واسي 92 lérí tí ń bá ń wọ̀. Kọ́lá ọlá ti ẹ̀wọ́ alárùbá níbọ̀. Tí lálárùbá tẹ́lára mi sí onímọ̀ fẹ́ rún sí ọlọ́mọ fẹ́ rà ní Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn ẹ̀tẹ́sì ẹ̀wò ẹ̀tọ́ wò ẹ̀yẹ̀ wò ẹ̀mí wò ẹ̀tọ́ wò wọ̀láyé ẹ̀bà mẹ́lúkàdé wọ́n bá ti ẹbá ṣe lálàrùbá lálẹ́ ó wà lórí bí nẹ́tíwọ́ọ̀kù kó wá bá ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ọlọ́run tàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sọ pé ọlọ́run láàrin àlàrùfẹ́ ìní àlàmísì jímọ̀ mọ́ fẹ́ kó sí ọlọ́run pàdé ẹni ọlọ́run bá pọ̀ lálàá yóò tètè rí ẹni ọlọ́run bá pọ̀ lálàá yóò fúnra mọ̀ pé nǹkan dé sí ọ̀la àlejò pé orúwú àìsábà lálàbà kan náà kí n tọ́ dá wà lójú ẹni dáwájọ́ máa kéhùtẹ́ mọ́ búrúdà ẹ lọ ké búrúdà pàápàá lóru àlàmísì mọ́júmọ́júmọ́ pé mọ́ fẹ́ rọ́ sí ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀nà tí kálukọ́ gbà rí ní ó yàtọ̀ pẹ̀lú bí nẹ́tíwọ́pù rẹ bá ti lágbà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó láwọ́pọ̀ ní bùkátà kan àwọn lọ́jọ́ rátẹ̀ ìgbàmáyì àwọn lọ́làwà ń sàlẹ̀ náà Ìjáwọ̀rẹ́ tó ìtàmọ́lì àti Fátíà pẹ̀lú àsàlátù ti bẹ̀rẹ̀ ní 92 Adàdì Mọ̀hánmọ́dù nígbàtí ìdíjọ jímọ̀. Bí gbogbo nǹkan náà bá ti ọlọ́run ó sì sọ bí bọ̀. Mùgbé tó ọkàn rí fi balẹ̀ pé, ah, alhamdulillah, ìbẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Alùpàwà fẹ́ jẹ́ àti Fátíà kan pẹ̀lú àsàlátù kọ̀ọ̀kan níbi Káàkọ́dá níyà rẹ̀ kọjọ́ pé tààrí mú kò ní inú. Tààrí mú kò ní mọ́lúdù tẹ nínú lọ́dọ̀ fún Suleiman. Ee, bàbá Nídìrókò yọ́ ṣe útùbà sí. Bàbá Nídìrókò ṣẹ́bìnà mẹ́rin. Àwọn àdúgbà sí. Àwọn àfáà tó bá ẹ̀kan darí rẹ̀ sí. Àwọn bàbá Sẹ́sà àdúgbà mọ́ ní kí ọjọ́ kẹ́ dé ni. Ẹ dákùn torí ọlọ́wọ́ ẹ̀dà níyà ẹwà rọ̀sá lọ́rùn ìmìnà dápàdà sí ẹ̀yìn lẹ́ta lọ́sọ̀ lọ́wọ́lọ́wọ́ iná máa náà láàrin o ní ìsànú gbogbo wa a máa fọkànbalẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ àtàndẹ́ Muhammad yọ́ta fún aláyẹ̀sọ̀rún awọ́lá bàbá wa tí ń bẹ ní àyí bàbá wa tí Abdul Wahhab kókà àfọlá àwọn náà pẹ̀lú mùsùlùmí bílá wòlí lọ́lá ni wọ́n ẹni mímọ́ ni wọ́n afọlá bẹ́ẹ̀bẹ́ẹ̀ lẹ́wọ̀rọ̀ bí ìdán bẹ̀jẹ́ ń lò lọ́wọ́ afọlá àwọn gólálà bàbá abúlálà abọ́lá bàbá tó kùlú náà bẹ̀lọ́ abọ́lá bàbá sàídì tó náà ti lọ̀dẹ́ ọlọ́run àti bẹ̀lọ́ bàbá wọn sáàgbọ́lá àwọn ẹni dáadáa wọ̀nyá àti bẹ̀lọ́ ìjòkó yìí mẹ́jẹ̀ àjòkóra rẹ̀ mẹ́jẹ̀ àsọ́ ti wà látàfi látàárọ̀ níbi tí owó wádé ọlọ́mọjọ padà sẹ́yìn ibi ọlá wádé mọjọ padà sẹ́yìn ọlá Adam tọba wa Adam Abdullahi lalẹ́ ọlọ́mọdé bàbá wọn ní ẹgí ọlọ́dí àríwọ̀ pẹ́ gbogbo àwọn ìkan kanrin kanrin ni ọlọ́mọdà wọn láwọn gbàgbé wa bismillahirrahmanirrahim ah. اللهم ولهم نسألك بكليتك على كل جزئياتك المختفية في كلياتك أن تنظرنا بعين رحمتك وأن تكشف لنا ولايتك وقدمك ورحمك ونحمتك حتى ندخل في كنف لا إله إلا الله وفي نور محمد رسول الله وفي اسمة محمد صلى الله عليه وسلم أن محمد حتى نسعد في الدنيا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم مالك يوم الدين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم إياك نعبد وإياك نستعين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اهدنا الصراط المستقيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الذين أنعمت عليهم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم غير المكتوب عليه ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم Irú bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tó jíná, ẹkí ìrùn náà kọ̀dìríyà lè yìí ẹkí ìrùn náà iná tí wọ́n fi pọ̀rọ̀ àwọn pẹ̀lú fátíà kágbà ní olégbà mọ́gáríte alhamdulillahi allahumma salli wa min jami'il ahwa'i wal afat مالك يوم الدين وترفعنا بها عند بعد درجاتي إياك نعبد وإياك نستعين وتقدمنا بأمر من جميع السيئات إياك صراط المستقيم وتبعدنا بها أكثر صراط الذي أنعمت عليه من جميع الآيات غير المغضوب عليهم ولا الضالين بالحياة ولا الممات آمين بسم الله كان بسم الله كان يا ذات ما كموت بسم الله كان بسم الله كان حرام يكون حرام يكون

بسم الله الرحمن الرحيم اللهم أنت السلام وليك السلام وإليك يرجع السلام وعين ربنا بالسلام وأدخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام بسم الله الرحمن الرحيم اللهم اجعل ما شاء مؤبك من تشاء وإلى يحصل مخصاء مخلف من تشاء وما أنا أتى شاء خلف ما لا يشاء لو جعد العبد وشاء ما كان إلا من تشاء فليتري بناس من تشاء وما تشاءون إلا أن يشاء الله رب العالمين فبوى مولانا الشيخ داود